بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد adúgbà fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ní pé ó tún ṣe ní ọ̀rùn fún wa láti pé ká kójọpọ̀ lónìí láti kọ́ nípa ìgbésí ayé òjíṣẹ́ ńlá ànábì Muhammad sallallahu alaihi wasallam ah, tó sì pé òní ọjọ́ juma'a tí ó yẹ ká máa gbìyànjú láti pọ̀ láti máa ṣe àsàlátù fún annabi sallallahu alaihi wasallam so adáwà ni o àárín lọ ni a wà ní jòkóòmà rárá tàbá tí tún wà ní jòkóòmà ó tún wà ákàd ó ti gíní ó tún kapá torí pé nínú àwọn vọ́ọ̀yà tí yàn fi ń wá máa hadithi ni nípa àwọn afẹ́ aládìsí ti sọ ni pé nínú àwọn àdítà wọn fi ń wá ìmá hadithi kódà àwọn àfáà aládìsí mẹ́ máa ń kàkún pé ó ti tó ní sharaf ní pé kí n kẹmọ́ alásàlátù sí fún sallallahu alaihi wasallam nìkan so ní pé ó ti tó ní sharaf ti al-ikthar min as-salah ala nabi tí wá ìmọ̀ hadith so ẹ máa jẹ́ kó ṣe pé ìdáwọn àfáà nítorí rẹ̀ wá ìmọ̀ tó lágbára tó báyìí tó gbọngbọ́n tó báyìí so ká má ṣe ìhìmọ̀ lò rẹ̀ ká má wọn so gbogbo wà tí abá ti l'opportunity láti ṣe àsàlátù fún Nabi sallallahu alaihi wasallam àwọ̀rọ̀ filẹ̀ so àwọ̀rọ̀ filẹ̀ so kò ní ìdíkíyàn sọ di tàwọn alásàlátù oye so kò ní ìdíkíyàn yàwèrè sáà Nabi lọ́rùn gẹ́bà àwọn oṣù fi se ma ń fẹ́ yàwèrè sáà Nabi lọ́rùn ẹlòmí ma ń sọ wèrè ọlọ́run wèrè Nabi lọ́rùn so wal-'iyadhu billah so eléyìí ń fọ́lọ́wọ́ bá ti Ànábì rẹ̀ sí ni so naam so ala kulli hal so nípa nabi sallallahu alaihi wasallam ni a fẹ́ wá ìmọ̀ nípa ìgbésí ayé rẹ̀ bó láti máa tẹ̀lé yàn táàwà ní ma bó ṣe sẹ̀mí bó ṣe pèpè bó ṣe ṣe dáwà bó ṣe bá wọn kùfàrù làwọn kẹfẹ̀ lílò so bó ṣe bóyí ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ṣe ìrànlọ́wọ́ láti tẹ̀ dáwà kan so nínú tíra olùmọ̀gbà al-Hafidh عبد الغني بن عبد الواحد المقدسي رحمه الله تعالى إنه ترى مختصر سيرة النبي وسيرة أصحابه العشرة سبتا ودي هنا باب ابتداء الوحي سبب ياتي سلاية سواجه yawon tó wá kò níbi tán tí wọ́n sọ pé fa'akọ́mọ̀ bí makata 13 sana wọ́n lè ànábì dó fún makka fún kíni fún 13 years so eléyìí náà ló sì tẹ̀sùn ọjọ́ nítorí hadithi abdullahi ibn abbas so tó wà ní sahihu al-bukhari so a ti wá sàlàyé fún wa ní pé ní 13 years tán nabi sallallahu alaihi dó sí maka kí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ń kí ni àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀ so lẹ́yìn tó náà bá sọ wáhí kalẹ̀ fún nabi sallallahu alaihi wasallam so a wá sọ fún so dáwà pé ah, one on one kàbáyàn sọ̀rọ̀ one on one so dáwà sirriya tó mú dáadáa nínú àti pẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́wọ̀ bàní kìí ṣe pẹ̀pẹ̀ sójú ọ̀nà terrorism àwọn tí wọ́n ń ṣe síkìtì dáwà lónìí dáwà terrorism náà ṣe so dáwà terrorism gbogbo àwọn ikhwanul muslimun gbogbo àwọn ọmọlẹ́yìn wọn so ah, àtàwọn tó bá yìn wọn àtàwọn tí ò fẹ́ pa wọ́n tì ìwọ tó bá fẹ́ pa terrorist tì à ìwọ náà èsì èyàn rí o so ìwọ ò lè jí èyàn rí ọ fẹ́ pa terrorist tì so but anabi sallallahu alaihi wasallam da ó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ó bẹ̀rẹ̀ dáwà rẹ̀ ní kọ̀rọ̀ ní pẹ̀lẹ́mkútù ní kábáwọn èèyàn pàdé lọ́kọ̀ọ̀kan so al-Imam Ibn al-Qayyim rahimahullahu ta'ala wọ́n sọ Zadul Ma'ad wọ́n ní faslun fi tartibi da'wati wọ́n ya bala tartibi da'wa nabi sallallahu alaihi wasallam ba nabi ṣe pẹ̀pẹ̀ wọ́n ní walaha maratib wọ́n dáwà nabi sallallahu alaihi wasallam ó ní kíni ó ní oríṣiríṣi ìpele ó ní oríṣiríṣi kíni oríṣiríṣi ìpele wọ́n ní almartabatul ula ìpele aláwọ̀kọ́ òun náà annubuwa òun náà ní ìkọ́kọ́ jẹ́ òun náà ní kíni ìkọ́kọ́ jẹ́ annabi òun gangan kọ́kọ́ gba risala yana so ó wá jẹ́ nabi <laughs> so athaniya wani martaba ẹlẹ́kejì nínú martaba da'wa inzaru ashiratihi al-aqrabin ìkìlọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ tó súnmọ́ so ìkìlọ̀ fáwọn mọ̀lẹ́bí rẹ̀ tó síkíní tó súnmọ́ so ṣe rí lẹ́yìn nubuwa yẹn inzaru ashiratihi al-aqrabin so òun wá lẹ́yìn kíni ó wá lẹ́yìn gbà tí lẹ́yìn ìgbà tí Ọlọ́run bá subhanahu wa ta'ala tí ó ti sọ wahyi kalẹ̀ fún Ànábì so Ọlọ́run bá ti kọ́ Ọlọ́run bá sì ti sọ wahyi fún so a lè sọ pé indharu ashiratihi al-aqrabini òun náà wà nínú da'wa sirriya ní pé Ànábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ da'wa díẹ̀díẹ̀ wọ́n ni athalitha wọ́n lẹ́lẹ̀kẹta indharu qawmi so mujahara bil bid-da'wa so kíyàn sí kíyàn anábí bẹ̀rẹ̀ sí ṣe dáwà gbangba ar-rabi'a indharu qawmi ma atahum min nadhirin min qablihi wa humul arabu qatiba wa ni indharu qawmi ìkìlọ̀ fáwọn yàkà tó sì pé ma atahum min nadhirin min qablihi tó sì pé oníkìlọ̀ kan olùkìlọ̀ kan wá bá wọn síwájú rẹ̀ wa humul arabu qatibatan àwọn ni gbogbo pátápátá àti inzaru al so martaba alákọ̀ọ́kọ́ oníkín nubuwa àbí mm-hmm. tó fi hàn pé àkọ́kọ́ ma ń wá máa bí mm-hmm. ká tó kíni kí a tó ṣe dáwà so wa illa da'a ila madha wani athaniya inzaru ashiratihi al-aqrabin ẹlẹ́kejì ni pé ó ń kìlọ̀ fún àwọn kíni àmọ̀ ẹlẹ́rìgbì rẹ̀ tí wọ́n ṣe kíni tí wọ́n súnmọ́ athalitha inzaru kíni inzaru qawmihi ìkìlọ̀ fáwọn yare wani arwabi'a inzaru qawmin ma atahum min nadhiri min qablihi wa humul arabu qatibatan so ìkìlọ̀ fún gbogbo àwọn Lárúbáwá pátápátá al-khamisah ẹlẹ́karùn indharu jami'i man balaghathu da'watuhu so ìkìlọ̀ fún gbogbo ẹni tó ṣe pé dáwà rẹ̀ ó dọ́dọ̀ rẹ̀ min al-jinni wal nubuwa kọ́kọ́ Ah, ó kọ́kọ́ jẹ́ nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn náà ó kìlọ̀ fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ tí wọ́n súnmọ́ lẹ́yìn náà ó kìlọ̀ fún àwọn èèyàn rẹ̀ lẹ́yìn náà ó kìlọ̀ fún gbogbo àwọn alárọ̀wá pátápátá lẹ́yìn náà fún gbogbo àwọn èèyàn tó ṣe pé dáwà rẹ̀ lọ́dọ̀ wọn so nínú àlìjẹ̀nú nínú ọmọ èèyàn so àwọn maratibu dáwà nabi sallallahu alaihi wasallam gẹ́bí ibn Qayyim ṣe sọ nínú azadul ma'ad lere so tabawo ibn Qayyim rahimahullahu ta'ala sọ pé inzaru ashiratihi al-aqrabin lọ́sẹ̀ tó kọjá ti sọ fún àwọn tí wọ́n kọ́kọ́ jẹ́ àwọn as-sabiquna al-awwalun àwọn gini àwọn as-sabiquna al-awwalun àti ìsàwọn tó kọ́kọ́ gba Islam látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam àwọn wọ́n lápẹ́ wọn àwọn wọ́n ni Abu Bakr mhm. Mhm. Mhm. so Zayd ibn Haritha so so nígbàtá nabi sallallahu alaihi wasallam wá na fada ọ̀rọ̀ ọlọ́wọ́ ba ní pé wa anzir ashiratakal aqrabin àwọn tó gba dáwà látọ̀dọ̀ nabi sallallahu alaihi wasallam nínú àwọn tó súnmọ́ nabi sallallahu alaihi wasallam àwọn ni àwọn ọmọbìnrin annabi àwọn ọmọbìnrin àwọn ọmọ annabi so wọ́n sì kíni wọ́n gba dáwà látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam so wọ́n sì pàtì ah, àwọn nǹkan tí àwọn èèyàn wà lórí rẹ̀ nínú jahiliya láwọn àsìkò yìí náà torí pé àwọn olùmọ́sàlá yí pé ìgbà tí annabi sallallahu alaihi wasallam tó fi ṣe dáwà sirriya ọdún mẹ́ta ni ọ̀yí so ọdún mẹ́ta ni annabi sallallahu alaihi wasallam fi ń pe àwọn èèyàn ní so àwọn sọ fún wa pé abubakir àwọn èèyàn tó gba islam látara abubakir àwọn èèyàn tó pọ̀ ni lára wọn so az-Zubayr ibn al-Awwam Abdurrahman ibn Auf Sa'd ibn Abi Waqqas Talha ibn Ubaydillah ẹwọ báyìí so almost gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn ashara al-mubashsharun ni wọ́n gba Islamu tó Abubakar so kò sí tó lè yọ ẹni tí ó bá yọnú sí Abubakar kò sí tó lè tẹ́ni ẹ lè yọnú sí ọ ẹni tí ó bá fi yọnú sí Abubakar kò sí nǹkan kan tó lè yọnú sí so lẹ́yìn báyìí àwọn first arwa'ilul awwal nìyàn so àwọn first tí wọ́n gba islam nìyàn ọlọ́dún tán bá sọ pé as-sabiquna al-awwalun kìí ṣe tafsir rẹ̀ ni pé àwọn tún àwọn olùmọ̀ràn wọ́n máa sọ pé àwọn kíni àwọn tó gbogbo àwọn tí wọ́n gba islam láti gbàtà bay'atu ridwan oye gbogbo àwọn tán bá bá rí bay'atu ridwan àwọn náà pè ní as-sabiquna but níbi sabquna maratibu wà mẹ́ oye so níbi sabquna maratibu wà mẹ́ so ó túnmọ̀ pé kí ni àwọn àwọn àwọn eré so nínú àwọn tó tún gba Islam lẹ́yìn gbà yẹn Abu Ubaida Amir ibn al-Jarrah so Abu Ubaida àwọn náà gba islam ní àwọn tó kọ́kọ́ gba islam so àwọn second kìíní ni so second sect tàbí pẹ̀lú àbí second sect na mọ́ ń pè so wọ́n ni so abu salama abdullahi ibn abdul asad so abu salama abdullahi ibn abdul asad so bákan nínú àwọn tó gba islam ní so láwọn àsìkò yíò wọn ni al ibn abil arqam so al-arqam ibn abi al-arqam so ó kọ́ rẹ̀ kíni abdulmanaf ibn asad so uthman ibn mad'un so uthman ibn mad'un ubaida ibn al-harith nam sa'id ibn zayd sa'id ibn zayd ibn amr ibn nufayl so sa'id ibn zayd ibn amr ibn nufayl so asma bint abi bakrin khabbab ibn al-arat بتشديد التاء المثنى so Khabbab ibn ibn al-Arat so àwọn second set, set ni lẹ́yìn náà I want third set I want third set so Umayr ibn Abi, Abi Waqqas Abdullah ibn Mas'ud Abdullah ibn Mas'ud so ẹ́dìdì tí ó ṣe pé gbogbo àwọn tàn dákọ̀ yìí àwọn sọ̀hábà gan Allahu Akbar àwọn sọ̀hábà gan wọ́n ma fàlù ara wọn fún àwọn ọ̀yí so wọ́n ma fàlù láàrin ara wọn fún àwọn so Abdullahi ibn Mas'ud Mas'ud ibn al-Qari Salid ibn Amr so Amir ibn Fuhayra àti Suhaib ibn Sinan so Suhaib ibn ibn Sinan uh, Ar-Rumi so àwọn tí wọ́n jẹ́ third set nínú àwọn tí wọ́n gba Islam so nígbàtí annabi sallallahu alaihi wasallam tó ń ṣe dáwà ní tó yí tí dáwà yíwa ní stage kìíní stage sẹ̀ríyà so náà ma wọ́n sọ fún wa pé Al-Imam Ibn Qayyim sọ pé lẹ́yìn nubuwa martaba wulukan inzaru kìíní inzaru ashiratihi al-aqrabin so ìdárò ashiratihi al-aqrabin àwọn tí wọ́n gba ìsìláàmù láti mọ̀ so àwọn tó ń gba ìsìláàmù àwọn aláwọ̀kọ́ tó ń gba ìsìláàmù ni àmì náà wà nínú àwọn àṣírọ̀ nínú àwọn tó jẹ́ mẹ́lẹ́bí annabi sallallahu alaihi wasallam tó ń padà gba ìsìláàmù so àwọn ọmọ annabi ta ti dákọ àwọn tí wọ́n jẹ́ Quraish kọ̀kẹ́ náà nínú àwọn ta so tí wọ́n gba ìsìláàmù ni ẹ wá wo ẹ jẹ́ generally àti hálù bá nẹ́bí ṣe pè wọ́n àti hálù àwọn tí wọ́n tí wọ́n gbadáwà nínú àwọn àṣírọ̀ àwọn tí wọ́n jẹ́ mọ̀lẹ́bí annabi sallallahu alaihi wasallam so nínú gbólóhùn Ọlọ́run Ọba nínú suratu shu'ara tọ́nà Ọba sọ pé wa anzir wa anzir ashirataka al-aqrabin so wa anzir ashirataka al-aqrabin sọ̀rọ̀ táàkì agùn so ìmá tábà nǹkan olófin dájú ní ma ń ló dájú fún zihin àti ló dájú fún idrak àti istihdar so wani alimabin kathir sọ pé summa qala ta'ala wani lẹ́yìn náà rọwọ́ bá sọ amiran li rasulihi lẹ́ni tí ń pa òjíṣẹ́ rẹ̀ lásẹ̀ salawatullahi wa salamuhu alayhi an yundhira ashiratahu al-aqrabin ní kókó kìlọ̀ fún àmàlẹ́rẹ́ bí rẹ̀ tí wọ́n súnmọ́ jùlọ ay al-adnayna ilayhi àwọn tí wọ́n súnmọ́ jùlọ wa annahu la yukhallis ahadan minhum àti pé kó ṣàlàyé fún wọn pé kò sí nǹkankan tí ó la ìkankan nú wọn o illa imanuhu bi rabbihi àyàfi ìgbàgbọ́ nú olúwa rẹ̀ wọ́lá pé mo jẹ́ ànábí ọlọ́run bá kò túnmọ̀ ní pé kí ó kó rọ̀ fún limani taba'ahu fáwọn tó bá tẹ̀lé min ibadillahi almu'minin inú àwọn ẹrú Ọlọ́run bá tán jẹ́ olùgbàgbọ́ wa man asahu min khalqi ka'inan man kan ẹn tó bá wá ṣẹ̀ nínú àwọn ẹ̀dá o falyatabarra minhu kó bọ́ pápọ́sẹ̀ lára ènìyàn wa lihadha qala ìdí ni ẹ̀tọ́lọ́wọ́ bá fi sọ pé wa in asawka faqul inni bari'un mimma ta'malun so wani wa hadhihi nidhara wani ẹ̀rí ìkìlọ̀ yìí alkhọ́ọ̀sọ̀ ìkìlọ̀ tí ó jẹ́ tẹ̀sáyò látúnà fi láàmà kò sí kíni kò takó tí gbogbogbò kò takó sí kíni tí gbogbo so bal hiya fardun min ajza'iha yálà abala rẹ̀ náà lọ́wọ́ kama qala gẹ́bọ́lọ́n bá sọ pé litundhira qauman ma undhira aba'uhum fahum kíni fahum ghafilun so fahum ghafilun so eléyìí a padà wo àwọn àyàtì àwọn àyàtì yìí nígbàtí a bá ń wo inzaru qawmahu inzaru qawmihi so but ẹ̀yí ká focus lórí ti àṣíyọ́rọ̀ ni so wọ́n ni àti al-Imam Ibn Kathir sọ pé wa qala litundhira qura so àwọn olóńtọ́ kazikini ti qawmahu so àti àwọn arab qatibatan wa anzir bihi alladhina yakhafuna an yuhsharu ila rabbihim وقال لتبشر به المتقين وتنذر به قوما لدا لأنذركم به ومن بلغ so gbogbo àwọn eré ẹ̀rí fún ní fún àwọn kàtí tí alimam ibn Qayyim ṣe kíni tí wọ́n ti sọ so yí nínú àwọn maratibu da'wa nabi sallallahu alaihi wasallam wani kama qala wa man yakfur bihi min al-ahzabi fan-naru maw'iduhu so lẹ́yìn bá tí alimam ibn Qayyim sọ ilé pé àwọn da'wa amma ni àwọn náà ti sọ fún wa pé lẹ́yìn inzaru ashiratihi al-aqrabini gbogbo àwọn maratib tó kù kíni àmà ni wọn oye so inzaru ashiratihi al-aqrabini ó wà nínú kíni khassa so yí so wani òun náà ni al-hafiz ibn kathir náà sálàyé wani wà fi sahihi muslimin wani nínú sahihi muslim wani annabi sallallahu alaihi wasallam sọ pé walladhi nafsi biyadihi mo fi ẹni tó ṣe pé ẹ̀mí mi ẹnìkan ò ní gbọ́ nínú al يهودي so yahudi ni o wala nasarani abuja nasarani thumma la yu'min bi lẹ́yìn akọ̀ agbábọ̀ múnú mi illa dakhala an-nar àfikọ́ yóò wọ́ná wọ́n ni wa qad waradat ahadithu kathira wọ́n náwọn hadithi tó pọ̀ ti wá fi nuzuli hadhihi al-ayati al-karima nípa aya yìí aya alákọ̀lẹ̀ wa anzir ashirataka al-aqrabin wọ́n ni falnadhkurha wọ́n ni al-hadithu al-awwal hadith alawakọ̀ qala al-imamu ahmad rahimahullah بإسناده عن ابن عباس قال لما أنزل الله عز وجل نبا ترى بصك له وأنذر عشيرتك الأقربين نبا كيلوفا وملبي رتم سموجو وني أتى النبي صلى الله عليه وسلم الصفا وني النبي يقول كي صفا فصعد عليه النبي يقول ثم نادى يا صباحا سنينو àwọn ìpè eh tàwọn من man pe so láti fi kọlọ̀ attention àwọn èèyàn wọ́n ni fajtama annasu ilay àwọn èèyàn kójọpọ̀ síwájú annabi bayna rajulin yaji'u ilay láàrin èèyàn tó sì kówá bá fúnra rẹ̀ wa bayna rajulin yab'athu rasulah àtẹni tó sì kóhun náà sí kíni ó fi hàn ránṣẹ́ faqala rasulullahi sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run bá wá sọ pé ya bani abdulmuttalib èyí banu gbogbo àwọn ọkọ̀ yá ti ma mọ̀ pé ìkanú àwọn bàbá bàbá annabi sallallahu alaihi wasallam ni oye wani ya bani fihr ya bani lu'ay ara'aytum law akhbartukum gbogbo ẹ̀yin tí mo pè tí n bá fún yín nírò anna khaylan ní pé àwọn ọmọ ogun kan yasfahu hadha aljabal ní pé ó wà lẹ́yìn òkè yìí qalu na'am wọ́n ní bẹ́ẹ̀ ni qala fa inni nadhirun lakum ṣẹ́rí o tẹ́bà ti wá gbà mí bọ́ mọ́ ń kìlọ̀ fún yín o so torí pé èmi o mo jẹ́ sí yín o olùkìlọ̀ bayna yaday adhabin shadid láàrin ìyà tó ṣe ìyà tó lágbára wọ́n ní fa abu lahab fa qala abu lahab ashqaha wọ́n ní so wọ́n ní fa abu lahab abu lahab wá sọ pé tabban laka sa'iral yawm pé ah ègbé fún ọ àmá da'awtana illa li hadha sí nǹkan tó pè wá fún ni wọ́n ni wa anzalallah wọ́n ni Ọlọ́run bá wá sọ̀kalẹ̀ pé tabbat yada abi lahabin wa tabba wọ́n ni wa rawahu bukhari wa muslimun wa nasa'i wa tirmidhi min turuq an al-a'mash bihi that is pẹ̀lú isnadiyan látọ̀dọ̀ a'mash so ó lè ṣe pé muslim nasa'i tirmidhi àwọn ibi táwọn ti bẹ̀rẹ̀ ó lè má ní abdullah ibn numayr inú amóníkíní ó ní amash inú pẹ̀lú isnadi tí amash iskini tó fi gbà wáyé wọ́n ní alhadithu thani wọ́n ní hadith ẹlẹ́kejì so qala al-imam ahmad bi isnadihi ana aisha ta qalat ó ní lamma nazalat wa anzir ashirataka al-aqrabin nígbàtí aya yìí sọ̀kalẹ̀ wọ́n ní qama rasulullah sallallahu alaihi wasallam fa qala wọ́n ní anabi dìde wá sọ pé ya fatimata ibnata muhammadin wọ́n ní rẹ̀ Fatima ọmọ annabi radiyallahu anha ya Safiyya tabnata Abdil Muttalib ìrẹ́ Safiyya ọmọ Abdil Muttalib ya bani Abdil Muttalib ẹ̀yin bani Abdil Muttalib la amliku lakum min Allahi shay'a in ní agbára kafún yín lọ́dọ̀ Ọlọ́run Ọba saluni min mali ma shi'tum ẹ bi mí nínú dúkìá mi nǹkan tó bá ṣe kíni nǹkan tó bá wù yín wọ́n ní infarada muslimun سلام مسلم بابا وني الحديث الثالث تنسل يي وانذر عشيرتك الاقربين وني قال احمد باسناده عن ابي هريره رضي الله عنه قال وني لما نزلت هذه الايه نبت يا يسوكال وانذر عشيرتك الاقربين وني دعا رسول الله صلى الله عليه وسلم قريشا وني النبي قريش فعم وخص فعم وخص anábi ṣe kíni anábi pè wọ́n ní gbogbogbò ó tún pè wọ́n le oko kan fa qala ya ma'ashara quraish oni ayin jo quraish o anqidhu anfusakum minan nar illa ya yín nínú náà ya ma'ashara bani Ka'b ayin bani Ka'b anqidhu anfusakum minan nar ya ma'ashara bani abd Manaf anqidhu anfusakum minan nar ya ma'ashara bani Hashim anqidhu anfusakum minan nar يا معشر بني عبد المطلب أنقذوا أنفسكم من النار يا فاطمة بنت محمد صلى الله عليه وسلم أنقذي نفسك من النار فإني والله ما أملك لكم من الله شيئا oni gbogbo yẹn lára inú náà torí pé ní ìkápá kankan fún yín lọ́dọ̀ ọlọ́ọ̀bá illa anna lakum rahiman sa'abuluha bíbíláàlìhà so anábi sallallahu alaihi wasallam sọ́rọ̀ tí ma túnmà rẹ̀ wọ́n yóò warawahu muslim wa tirmidhi wọ́n min hadithi abdulmalik ibn umair bihi that is bihadha isnad pẹ̀lú isnad yẹn so wọ́n wa qala tirmidhi gharibun min hadha alwajh warawahu an-nasa'i min hadithi musa ibn talha mursalan lam yadhkur fihi aba hurayra wal mawsul huwa sahih وأخرجاه في صحيحين من حديث الزهري عن سعيد بن المسيب وأبي سلمة بن عبد الرحمن عن أبي هريرة سوتما في حديث ذلك كني أو التوابع توسكني تقوى كان سوي سواني وقال الإمام أحمد بإسناده عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ونيابني عبد المطلب ونا نبي كيلو فاوين اشتروا, اشتروا أنفسكم من, من, من الله ẹ̀ra ara yín lọ́wọ́ Ọlọ́run Ọba ya Safiyyata ammata rasulillahi sallallahu alaihi wasallam wani ya Fatima binta rasulillahi sallallahu alaihi wasallam wani ya Fatima tu bintu rasulillahi sallallahu alaihi wasallam ishtariya anfusakuma min Allah ẹ̀ra ara yín lọ́wọ́ Ọlọ́run Ọba la ugni ankuma min Allah shay'a in le se kini benefit in la toro Ọlọ́run lọ́dọ̀ Ọlọ́run ọba pẹ̀lú nǹkankan o sàláni min máàlì ma shi'tuma ẹbí mi nínú dúkìá mi nǹkan tẹ́ẹ̀fẹ́ so wọ́n tún máa ìgbàwá mi wá látọ̀dọ̀ Abi Huraira pẹ̀lú látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam pẹ̀lú nǹkan tó jọ bẹ́ẹ̀ náà wọ́n ní hadith ẹlẹ́kẹ́rin wọ́n ní nínú musnad imam ahmed náà lọ́wà pẹ̀lú isnad àti Qabisa ibn Mukharib wọn láwọn méjì sọ pé lamma nazalat nígbà tó sọ̀kalẹ̀ wa anzir ashiratakal aqrabin ni pé sa'ala rasulullahi sallallahu alaihi wasallam radmatan radmatan that is block kan oye radmatun min alhajar block wọ́n ni fàjáàlá yunadi wọ́n nábi wọ́n pè àwọn èèyàn ya bani abdi manaf wọ́n ni innama ana nadhirun olùkìlọ̀ ní míyọ innama mithli wa mithlukum dájájú àpẹẹrẹ mi àti àpẹẹrẹ yíò karójú lè nọ̀rọ̀ aláàdú gẹ́bí èèyàn tó ráwọn ọ̀tá ni fàzáhàbà yarbahu ahlahu yakhsha an yasbaquhu fàjáàlá yunadi wa yahtuf ya sabaha so wá sáré láti lọ síkí láti lọ bá àwọn ará alé rẹ̀ so láti lọ kìlọ̀ fún wọn káwọn ọmọ ogun kọmọ títí kọmọ débẹ̀ síwájú ohun faja'ala yunadi wa yahtufu so náàdá kíyàn pèyàn kíyàn pèyàn so hatafa so kíyàn pèyàn nígbàtí ò bá ríyàn oi so náàdá kíyàn pèyàn láti jìnàjìnà hatafa kíyàn sí kíni kíyàn pèyàn kíyàn ọmọ rẹ̀ ní tí ń pèyàn oi ìdá fi ń pè kọlù ní kíni hátífù ni oi torí pé ní tí ń pèyàn ẹ̀sí kíni ẹ̀rí wọ́n tún ma lo hátífù fàlìjẹ̀nù àbáwọn mẹ́láìkà náà gbàmí so wani wani ya sọba ha wani warawahu muslimun wa nasa'i min hadithi suleiman ibn tarkhan at-tamimi pẹ̀lú isnadiyan wani al khamis wani qala imam ahmad بإسناد إلى علي رضي الله عنه قال وني لما نزلت هذه الآية وني نبات في آية يسوك عليك وأنذر عشيرتك الأقربين وني جمع النبي صلى الله عليه وسلم من أهل بيته وني النبي صلى الله عليه وسلم قال وعلى ليره وني فاجتمع ثلاثون وني أهوين يتاتي لقجقو فأكلوا وشربوا وجوموا وني قال وقال لهم wọ́n ní ó ànábì wá sọ fún wọn pé man yadmanu anni dini wa mawa'idi ta ni ó garanti fún mi ẹ̀sìn mi àtàwọn kíni àti àwọn nǹkan tí mo ń pèpè sí wa yakunu ma'i fil janna nǹkan tí ó sì jẹ́ ẹ̀san rẹ̀ ni pé yóò wà pẹ̀lú mi láti janna wọ́n ní wa yakunu khalifati fi ahli yóò sì máa jẹ́ yóò sì máa khalifa mi lórí àwọn ará mi faqala rajulun lam yusammihi sharik wọ́n ni ẹnìkan wọ́n sọ pé ya Rasulullah ilé òjíṣẹ́ Ọlọ́run anta kunta bahran man yaqumu bi hadha qala thumma qala al-akhar qala fa'arada dhalika ala ala ahli baytihi wọ́n ni annabi sallallahu alaihi wasallam mún pírẹsẹ̀ntì ilé ìfáwọn ará rẹ̀ faqala aliyun ana ali wọ́n sọ pé èmi o ali sọ pé èmi nígbàtá annabi pé gbogbo àwọn mẹ́lẹ́bí rẹ̀ àwọn Quraysh so wọ́n tún mú wá ní tariq mi wọ́n ní látọ̀dọ̀ Ali yìí náà ni wọ́n ní radiyallahu anhu wọ́n ní qala jama'a rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ọba kójọpọ̀ àwùdáà rasulullahi sallallahu alaihi wasallam àbí òjíṣẹ́ Ọlọ́run ọba pé bani Abdul Muttalib àwọn àjọ Abdul Muttalib wa hum rahtun wọ́n sì jẹ́ òǹkà tí wọ́n pọ̀ so wọ́n jẹ́ òǹkà tí wọ́n pọ̀ kulluhum ya'kulu al-jad'a wa yashrabul faraq wọ́n jẹ wọ́n sì kí ni wọ́n mú qala wa sana'a lahum muddan min ta'am wọ́n ni annabi sallallahu alaihi wasallam ṣe muddu fún wọn oúnjẹ fa akalu hatta shabi'u wọ́n sì wá pọ̀ tó wọ́n jẹ wọ́n sì kí ni wọ́n sì yó in tó fi ṣe pé al-imam al-Bayhaqi wọ́n mẹ́lẹ̀ wá nínú dalailu nubuwa ó wá sún jẹ fún ó sì kí ó sì tó gbogbo wọn al-ikhtilaf lórí sihha hadithi wọ́n ní wa baqiya at-ta'amu kama huwa ka'annahu lam yumass ní pé oúnjẹ yẹn wá wà bó ṣe wà bí bàkún òfò ọkàn thumma da'a bi'ussin fasharibu hatta rawaw so wọ́n tún pèpè fún tí wọ́n fi mú mi wọ́n nǹkan tó wọ́n mú yẹn wọ́wà bígbà pé wọ́n ṣe kí ni wọ́n fọ́ọ̀kàn awulam yushrab àbígbà pé wọ́n mú wa qala ya bani Abdul Muttalib lẹ́yìn bani anábi wá sọ fún wọn pé bani Abdul Muttalib ẹwùn kan tí yẹn bá fẹ́ bá wọn yẹn sọ̀rọ̀ kí yẹn present wọn situation tó ṣe kí ni tó dáa jù tó wọ́n fi gbọ́ so kí yẹn present wọn situation tó dáa jù tó wọ́n fi gbọ́ ah, àkọ́kọ́ jẹun so mumi náà so tó bá wá jẹun tó tó wá mumi tán ọ̀rọ̀ bẹ̀rẹ̀ so wọ́n ni uh, wọ́n ni ya bani Abdul Muttalib inni ba'athtu ilaykum khassatan inni bu'ithtu wọ́n gbé mi dìde o ilaykum khassa fún yín ní pàápàá ní lẹ́sà wa ila an-nasi 'amma àti sí gbogbo àwọn èèyàn lápapọ̀ wa qad ra'aytum min hadhihi al ma ra'aytum ẹ̀yin náà ti rí nínú karama yìí àbí nínú mu'jiza yìí nǹkan tẹ́yìn náà ti rí báyìí fa ayyukum yubayi'uni ta nínú yín ni ó búra fún mi ala an yakuna akhi wa sahibi tí ó jọmọ ya mi tó sì jẹ́ sàábẹ̀ mi qala falam yakum ilayhi ahad ẹni kankan dìde sí qala fa qumtu ilayhi tarugba hadithi wa ali ali wa ni mo wá dìde wa kuntu asghara alqawm wani kullu dhalika aqumu ilayhi gbogbo ọba tó bá sọ in dìde sí fayakulu li ijlis in wà sọ pé kíni Ànábì ó sọ pé jòkó hatta kana fi thalitha so tí tó fi wá délẹ̀ kẹta so nígbàtí ó sẹ́lómi tó dánú Ànábì wá fi ọwọ́ ọwọ́ Ali o fi sí orí ọwọ́ rẹ̀ láti fi kíni láti fi búra fún so wọ́n ni hadithi tún wá lọ́nà mìíràn so طريق أخرى أغرب وأبسط من هذا السياق بزيادات أخر قال الحافظ أبو بكر البيهقي في دلائل النبوة فبإسناده إلى ابن عباس عن علي بن أبي طالب رضي الله عنه قال ولما نزلت هذه الآية على رسول الله صلى الله عليه وسلم نبات آية يسوك لسان النبي وأنذر عشيرتك الأقربين واخفض جناحك لمن اتبعك من المؤمنين وني قال رسول الله صلى الله عليه وسلم وني وجيسي الله واسقه عرفت أني إن بدأت بها قومي رأيت منهم ما أكره so mo mọ̀ pé tí tó bá ipá àwọn èèyàn mi mo fi bẹ̀rẹ̀ ah in rí látọ̀dọ̀ wọn nǹkan tí ní tí ń kórìíra wọ́n ni fasọmọ́tù fàjá àni jibril wá bá mi alayhi salam faqala ya muhammad wọ́n sọ pé ìrẹ muhammadu illam taf'al ma amaraka bihi rabbuk azabaka rabbuk bẹ́yẹ nínú àwọn àdítọ́ sọ pé riwaya yìí tariqi wà gọ̀ríbù ni oye bẹ́yẹ nínú àwọn àdítọ́ fi ń sọ bẹ́ẹ̀ ni pé ah, ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala sọ nǹkan fún nabi anabi wa si hasha wa kalla so wani jibril wá bá nabi pé tó fi convey kini olúwa rẹ̀ ó fìyà jẹ́ o wọ́n ni qala Aliyyun radiyallahu anhu wọ́n ni Ali sọ pé fada'ani faqala ya Ali ó wá pè múrí ní rẹ̀ Ali inna Allaha qad amarani an undhira ashirati al-aqrabin ọlọ́wọ́ bá ti pàmí láṣẹ kí n kìlọ̀ fún àwọn mẹ̀lẹ́bí fasamattu an dhalik wọ́n dákẹ́ nípa ilé thumma ja'ani jibril jibril wá bá mi faqala ya muhammad wọ́n ni rẹ̀ muhammadu in lam taf'al ma umirta bihi azabaka rabbuk tó bá sin tí wọ́n pọ́lá sí olúwa rí ó fi àjọ fasna lana ya aliyu shah rẹ̀ ali bá sí kí ni bá prepare ẹran làwọn bá bá fi ń sèyàn lálejò orí odidi ẹran tí wọ́n ti wé ní àwọn kan tí wọ́n ti wé ni fasna lana ya aliyu shatan oye ní pé níbi ègégé ẹran ni ègégé ẹran tí bá tún fẹ́rẹ sí fẹ́rẹ mi gbà ah. so ah but àwọn ládọ́wà kí ni odidi ẹran odidi ẹran lọ́pọ̀lọpọ̀ wà wọ́n fi ṣe àlejò lẹ́ni tí ò ní nǹkan kafa lẹ́ni tí ò ní nǹkan àmúmọ̀ pọ́lọ́wọ́ bó pèsè fún so wọ́n ni fasna lana ya aliyu shatan ala sa'in min ta'am ṣe fún so ṣá so lórí pé kí lórí àṣọ́ọ̀kan so sọ́ọ̀kan lórí kí nínú oúnjẹ ní kò fi wá ṣe so that is múdù mẹ́rin wa'idda lana ussa laban báwa prepare in táàmù nínú wàrà náà thumma ijma' li bani bani Abdil Muttalib lẹ́yìn náà kò wá gádà fún mi àwọn bani Abdil Muttalib wọ́n fajtama'u lahu mo wá sí wọ́n wá péjọ pọ̀ sọ́dọ̀ wọ́n ni wahum yawma idhin arba'una rajulan oye ojo yẹn sire yìí àwọn èèyàn 40 ni wọ́n yaziduna rajulan aw yanqusuna rajulan wọ́n fi lélé yàn kan àbí wọ́n dínkù lé yàn kan that is around 40 wọ́n fihim a'mamuhu àwọn uncles annabi wọ́n bẹ̀ abu talibun wa hamza wal abbas wa abu lahab alkafirul khabith wọ́n ni faqaddamtu ilayhim tilka aljafna wọ́n ni mo wá presenti oúnjẹ yìí mo presenti fún wọn فأخذ رسول الله صلى الله عليه وسلم منها من وجيسي الله أبا من وني حذية فشقها بأسنانه أنبي مواقك من نوره سنبي يقلو إنيره ثم رمى بها في نواحيها لين وفسكين أوى لسي عكاري أوفسي عكاري وقال كلوا بسم الله so la'allahu ishara pé in tí ànábì bá ti fọwọ́kàn tí a nẹ́bí salmọ́sán bá ti kàn baraka wọ́n sí kí ni baraka wọ́ so wọ́n ni wa qala kulu bismillah fa akala alqawmu àwọn yawa jẹ́ hatta nahalu anhu ma yara illa athara asabi'ihim wallahi in kana so wọ́n ní orú oúnjẹ ìsìrí in tó sì fi èyàn kan mẹ́jẹ tẹ́lẹ̀ nínú wọn wọ́n ní thumma qala rasulullahi sallallahu alaihi wasallam isqihim ya ali wọ́n ní faji'tu bi dhalika alqa'b so kọ́bù náà wọ́n ní fasharibu mithlahu wọ́n in tó ń sì gbé fún wọ̀nyí wọ́n ma sì gini in tẹ́yàn kan wọ́n ma mú tẹ́lẹ̀ náà wọ́n ní falamma arada rasulullahi sallallahu alaihi wasallam an yukallimahum nígbàtí òjíṣẹ́ ọlọ́wọ́ bá wá fẹ́ wá bá wọn sọ̀rọ̀ badarahu abu lahabin ilal kalam oye abu lahab sí kíni ó síwájú annabi sọ̀rọ̀ oye so ó síwájú annabi sí kíni ó síwájú annabi sọ̀rọ̀ wọ́n ní faqala lahadda ma saharakum sahibakum wọ́n ni ah in tí ẹni yìí tó fi ń ṣe nídàn yìí nǹkan tó mú bèèrè ni o fatafarraqu wa lam yukallimhum rasulullah gbogbo wọn padà wá pín wọn ànábì wá rí wọn bá sọ̀rọ̀ wọ́n ni gbogbo wọn wá pín ànábì sallallahu alaihi wasallam wá padà wá bí rí wọn bá sọ̀rọ̀ wọ́n ni ah, falamma kana al wọ́n nígbà tó dòjọ́ kejì qala rasulullahi sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́wọ́ bá sọ pé ya ali ilẹ̀ ali ud lana bi mithli alladhi kunta sana'ta bil amsi min at-ta'ami wa sharab tó serú nǹkan tó sì lánàá nínú oúnjẹ àti mímu fa inna hadha ar-rajula qad badarani ila náà rí bó ti síwájú mi síwájú kí tó sọ̀rọ̀ wọ́n ní fa fa'alt thumma jama'tuhum lahu lẹ́yìn náà mo wá gádà wọn fún فصنع رسول الله صلى الله عليه وسلم كما صنع بالأمس النبي واسي بوسي سيلانيا وني فحك فأكلوا حتى نه نهلوا هو جتتا فيو ويم الله إن كان الرجل منهم لا يأكل مثلها in tí wọ́n sì jẹ́ yìí nǹkan tó ti pé èyàn kan máa ń jẹ tẹ́lẹ̀ náà tí ó parí gbogbo ثم قال رسول الله صلى الله عليه وسلم اسقهم يا علي فجئت بذلك القعب فشربوا منه حتى نهلوا جميعا wáyímúlọ́ ìkánà rọ́jùl minhum la yashrabu mithlahu so gbogbo ilé ìta sinmi náà ni wọ́n ni badarahu abu lahabin bil kalam ẹlẹ́kejì abu lahabi tún ṣe kíni abu lahabi tún síwájú rẹ̀ láti sọ̀rọ̀ ó tún sọ pé lahaddama saharakum so nǹkan tó ṣe kíni nǹkan tó mú bèrè bèrè rìn that is ó tètè pé nídá kó mọ́ bá fi sọ pé kíni kó mọ́ sọ bá fi sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba lòun oye so ó tètè pé nídá so kó mọ́ bá fi sọ pé òjíṣẹ́ ọlọ́run ọba lòun wọ́n ni wọ́n ni anábi sallallahu alaihi wasallam tún pé Ali pé kó tún ṣe irú nǹkan tó ṣe lẹ́yìn náà anábi sallallahu alaihi wasallam lẹ́lẹ̀ kẹta yìí anábi wá síwájú eh, Abu Lahab sọ̀rọ̀ anábi wá ní ya bani Abdul Muttalib inni wallahi ma a'lamu shaban min al-arab in mẹ́rin kankan nínú àwọn Lárúbáwá ja'a qawmahu bi afdala mimma ji'tukum bihi tí ó mú wá fáwọn èèyàn rẹ̀ nǹkan tó lọ́lá tó nǹkan tí mo mú wá fún yín inni qad ji'tukum bi amri dunya wal mo ti mú wá fún yín alámàrí ayé àtàlkìyàmà Allahu akbar ẹwùn kẹfà ká ní wọ́n sì gba ìsìláàmù yẹn wọn bá jẹ́ aṣíwájú láyé kan tún jẹ́ aṣíwájú lálùkẹ̀yàmù ẹwà àwọn tí wọ́n jẹ́ lábáwá tí wọ́n gbà náà àwọn Quraysh tí wọ́n gba ìsìláàmù látọ̀dọ̀ Nabi sallallahu alaihi wasallam Abubakar Uthman àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wọ́n ni wa qad rawahu Abu Ja'far so Ibn Jarir so Ibn Jarir náà gbà wá kìí sí al-Bayhaqi nìkan ló gbà wá so bi isnadihi an Ibn Abbas so pẹ̀lú ìsinadì látọ̀rọ̀ ibn abbas an ali ibn abi talibin wọ́n ni fadhakaro mithilahu wọ́n lóhun náà dákọrù nǹkan tí al-Bayhaqi sọ wọ́n ni wa zada ba'da qawlihi wọ́n ni lẹ́yìn náà wá sọ pé inni ji'tukum bi khayri dunya wal akhirah mo wá bá yín pẹ̀lú dáadáa yí àti talqiyama wa qad amarani Allahu an ad'ukum ilayhi so Ọlọ́hun bá sì ti pa mí láṣẹ an ad'ukum ilayhi ní pé kí n pè yín fa ayyukum yu'aziruni ala hadha al-amr èwo nu inu na mi lọ́wọ́ lórí alamari ala an yakuna akhi wa kadha wa kadha lórí pé kó jẹ́ ọmọ ìyá mi àti báyìí báyìí báyìí qala fa ahjama al-qawmu anha jami'an oye so fa ahjama al-qawmu wọ́n dákẹ́ oye wọ́n kankan wa qultu wa inni la ahdathuhum sinnan èmi sì mo وأرمسهم عينا وأعظمهم بطنا وأحمشهم ساقا so ó sàfin describe pé àwọn èèyàn tó wà ń bẹ̀ sí kíni wọ́n lọ lájú òun lọ dáadáa gẹ̀ so yí so àwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n sí kíni wọ́n lọ lájú òun lọ dáadáa wọ́n ni ana ya nabi Allah kí ẹmọ báwọn èèyàn sọ̀rọ̀ àwọn àgbàlagbà kọmọ kékeré kan wá ní àmì ah, ní ṣe mí ní nàìjíríà ẹ̀sì bá bọ́lá wọn bá sì fi ṣe ìran nabi sallallahu alaihi wasallam lọ́wọ́ so ni ó ní ana ya nabi Allah akunu waziraka alayhi ọdọ́ ìsinadi ya padà rí nǹkan bẹ́ so wani fa akhadha yarqubuni thumma qala wani lẹ́yìnà a ah, inna hadha akhi wa kadha wa kadha fasma'u lahu wa ati'u so ní pé ọmọ gbogbo àwọn ziyada ìsẹ́mọ̀ pé tanọ́ nígbà abu ja'far ibn jarir at-tabari wọ́n ní qala faqama alqawmu yadhakuna wa yaquluna li abi talib wọ́n ní àwọn èèyàn wá dìde wọ́n wá ń yẹ́rin sábò talib ẹ ma fẹ̀mí sí yàrá ìdàdà ẹ padà rí nkankan wọ́n ní qad amara an tasma'a li ibnika wọ́n ní wa yaquluna li abi wọ́n sọ fún abu talib pé qad amaraka an tasma'a li ibnika wa tuti' تفرد امبو تفرد بهذا السياق عبد الغفار ابن القاسم ابي مريم nípé ẹni tó dágbà ìgbà wá yíwá ọ̀ alékún yìí ẹni tán pè ní kíni Abdul Ghaffar tàbá padà sí ìsinadi Ibn Jarir ó wà ń bẹ̀ ọ̀yí òun lè yẹn lẹ́ẹ̀kẹrin àbẹ́ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ ọ̀yí ìyẹn lẹ́ẹ̀kẹrin bẹ̀ so wọ́n ni tafarwada bi hadha siyaqi Abdul Ghaffar ibn al-Qasim abi Maryam wa huwa matrukun kadhabun shi'i oye wa huwa kini wa huwa matrukun kadhabun shi'i اتهمه علي بن المديني وغيره بوضع الحديث نبما هو حديث وضعفه الأئمة رحمهم الله أي so and إليه ah nǹkan tí àwọn àfáà sọ nípa alimamu tabari so nínú àwọn nǹkan tí ó sì yàn láǹfàní tí yàn bá ń ka tafsir wọn nìyẹn pé kana yanqulu an an rafida kathiran so àwọn tí wọ́n jẹ́ rafidi so kathiran so hatta naqamu an-nasu alayhi tí tó ti pé àwọn èèyàn criticize alimamu tabari bóyá tí wọ́n fi sọ nínú tàríkì wọn náà nìyẹn nígbà tí wọ́n narí gbogbo àwọn nǹkan táwọn èèyàn sọ ń pa Uthman tí wọ́n sọ tán so wọ́n sọ pé ah, ní pé gbogbo tó rí o lè ṣe ìsìnká rẹ̀ but nákìrì lásán lè mi ọ̀yí so man asnada faqad ahal ọ̀yí man asnada faqad kíni faqad ahal in tàwà fara dis month ọ̀nìyàn nígbẹ̀ni tó bá ti mú ìsìnádì wá ó ti dá ó ti sẹ́rì rẹ̀ padà ẹni tó fún ẹni tí ìsìnádì tó fún ọlọ́lọ́ máa padà bá pò ọ̀yí mo sọ pé bí nísìn mo sọ pé ah, ẹnìkan sọ báyìí ìyìn sáà sọ pé mo sọ ẹgbẹ́ sọ lọ́rọ̀ mọ́ lẹ́lọ́jọ́ mọ́ bó orí so kò jẹ́ bó sì jẹ́ but ala kulli hal hadithi eh, eh, hadithi bá nabi sallallahu alaihi wasallam pé àwọn Quraysh jọ yahtaju ila nazar so bí i àti ma wo ọ̀rọ̀ Sheikh Muqbil so tí a ma wo ọ̀rọ̀ Sheikh Muqbil lórí ẹ̀ èyàn wo but eh, kò jẹ́ bó sì jẹ́ irú hadithi tó tún kan náà irú rẹ̀ náà so hadithi tó tún kan so eléyìí kákan fi but gbogbo àwọn hadithi tó ti ń síwájú tẹ́lẹ̀ àwọn hadithi tó ní àwọn tawabi àtàwọn shawahid àwọn tó wọnú bukhari àti muslim ni wọn so yí báyìí so kò jẹ́ bó sì jẹ́ so bí Ànábì sallallahu alaihi wasallam bó sì pé àwọn èèyàn rẹ̀ ni so nígbà ní dárọjà kí ni wa andhir ashiratakal aqrabin so nínú nǹkan tawari àwárí pé kí ni àwọn kan gba dáwà lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam nínú àwọn tó gba dáwà nínú mẹ́lẹ́bí Ànábì ni kí ni Ali oye àwọn ọmọ nẹ́bí sallallahu alaihi wasallam àwọn ẹlòmíì náà Hamza náà ó padà gbá so but kó tó dìgbà wọn àwọn kílùkọ́ rẹ̀ àwọn Abu Talib àwọn Abu Lahab afwan so wọ́n fojú annabi sallallahu alaihi wasallam wọ́n fojú annabi rí mẹ́wàá so wọ́n fi ojú annabi sallallahu alaihi wasallam wọ́n fi ojú annabi rí mẹ́wàá nígbàtí annabi sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí ń ó tún bẹ̀rẹ̀ sí lágbára sí nígbà tánàbí bẹ̀rẹ̀ dáwà jiharon oi so nígbà tánàbí sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ dáwà jiharon so ó tún lágbára sí ìmá nàbí lọ́ta ìfẹ́ gbẹ̀mí ànàbí ìmá sallallahu alaihi wasallam ìmá sọ pé ìmá pé láwọn ọkọ̀ burúkú muzammam ni bẹ̀yẹ̀ mọ́rù pé muhammad ni òkíni muzammam ni so wọ́n gbìyànjú láti yíó kọ ànàbí sallallahu alaihi wasallam padà so ó tún fẹ́ ṣe kíni ó tún fẹ́ ó tún fún ànábì lọ́rùn nígbàtà ànábì ń kírun gbogbo insha Allah ta'ala so a wo nígbàtà bá ń wo a inzaru qawmihi nígbàtà ànábì sallallahu alaihi wasallam bẹ̀rẹ̀ sí kílọ̀ fún kíni fún kílọ̀ fáwọn èèyàn rẹ̀ tó ti pé ànábì so a wo báwọn Abu Talib àwọn so àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bí wọ́n ti gbógun ti ànábì sallallahu alaihi àti bá nẹ́bí sallallahu alaihi wasallam ṣe ní sùúrù àti tán fojú àwọn sàábé rí àti nǹkan tán fojú àwọn sàhábà àwọn as-sabiquna al so but eléyìí nípa wa anzir ashirataka al-aqrabin ẹ̀kọ́ náà sì wà fún wa níbi eléyìí náà lábàlá yìí náà nípa pé dáwà èyàn ò náwọ́ rẹ̀ sáwọn ará lẹ́yìn ṣe so àwọn ló súnmọ́ jù pé tí wọ́n bá gbà wọ́n gbà lọ́wọ́ yẹn so yíò mọ̀ pé wọ́n so ẹ̀fẹ́ tó wá sọ pé wo so tó bá kí ma kú báyìí kí ma kú tó bá yìí tó bá yìí súnà yìí náà ni o kí ma kú wà láyé ní sẹ́lẹ̀ súnà tó ń ṣe so àbí mo wà láyé yìí sí láyé o ìyọnú sí súnà tó ń ṣe oye so èyí ti mọ̀ pé tọ̀ ah ó ti so so àlùwàlá wal bará ti dé báwọn oye so alwala walbara ti dé báwọn so but àwọn tí ó tí ó ṣe pé wọn ò attractive sọ pé àwọn ò gbà ọ̀yí bóyá nǹkan kan wà nínú ṣubọ́hà fún wọn so èyàn yìí ma pè wọn lọ lọ́nà tí ò ní fi kó báyàn náà mélòó mélòó èyàn ti ń pè àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó sì pé nǹkan tí ò jẹ́ kó rìnlẹ̀ lórí súnnà nìyàn mélòó mélòó èyàn ti ń pè àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó yẹ pé wọ́n ó pretend fún bí àwọn ọgbà wọ́n sì ma gbàtọ̀ rẹ̀ lẹ́díẹ̀díẹ̀ so wọ́n sì ma gbàtọ̀ rẹ̀ lẹ́díẹ̀díẹ̀ so Ah, kílùkọ́ rẹ̀ ẹ̀kọ́ wà nínú annabi ah, sallallahu alaihi wasallam bá nabi ṣe sí dáwà annabi wọ́n pín ẹmà ẹlòmí náà kásà fẹ́ fi gbogbo nǹkan sí fàárí pé kódà kìníkàn káfẹ́ fi gbogbo nǹkan sí fàárí pé o fẹ́ fi pé iṣẹ́ pé ìwọ̀lọ́ pé mọ̀lẹ́bí rẹ̀ sí súnnà o fẹ́ fi sí fàárí so gbogbo àwọn nǹkan mẹ́rin so so kí lókọ rẹ̀ so wílé ó gba ẹ̀kọ́ àti ìtẹ̀lé ojú ọ̀nà nẹ́bí sallallahu alaihi wasallam bóòlà nẹ́bí lè ṣiṣẹ́ ní restitution báyìí so bóòlà nẹ́bí ẹ̀kọ́ tó wà nù sí rọ̀nù nínú àwọn àǹfààní tó wà nù sí rọ̀nù hadha wallahu